ẹni tó gbìn wá ní bàbá wa irúgbìn ni wá ẹni tó gbìn wá ní bàbá wa ilẹ̀ tó hù wá níyàwó ẹ̀yà àṣẹ́tọ́ wọn ilẹ̀ tó hù wá níyàwó ẹ̀yà àṣẹ́tọ́ wọn irúgbìn ni wá ẹni tó gbìn wá ní bàbá wa ilẹ̀ tó hù wá ajá àṣẹ́kọ́ wá, ilẹ̀ tó wá ìyàwó ẹ̀dá àṣẹ́kọ́ wá. Wọ́n bá ń bẹ láyé. Ṣẹ́tọ́ fún bàbá wa. Àwọn ojú ṣẹ̀tọ́ fún bàbá bá ń bẹ láyé òǹkàrọ́ jùsẹ̀ tọ́ fún màmá wa. Mm. Bí wọ́n bá ti kú kásádùrà káàṣìtọ́rẹ. Mm. Bí wọ́n bá ti kú kásádùrà káàṣìtọ́rẹ. Bàbá bẹ láyé òǹkàrọ́ jùsẹ̀ tọ́ fún màmá máa wá. Mm. Àwọn tó ti kú kò kúkú yé wà sí ìjẹ máa wá. Mm. Nínú kẹ́ni wá wà tó dánù ní lọ́dọ́ lọ. Mm. Tàbí ilé iná ti wá ń jìyà tó gbẹ̀dọ̀ Tàbí ilé iná ti wá ń jìyà سواء إلى الوالي وإجاز سواء Àgbẹ̀dẹ tọrọ wá làfáwà ẹ̀já ṣẹ̀tọ́ wọn. Àgbẹ̀dẹ tọrọ wá làfáwà ẹ̀já ṣẹ̀tọ́ wọn. Ẹjẹ́ ẹ̀ẹ́ká ṣe bó ti tọ́ fàwọn tó níwà jẹmáwà kásí bó ti tọ́ fàwọn tó níwà jẹmáwà. Àjọ̀dún kọ́ wá ẹ̀fọ́ ẹ̀jẹ́ àṣẹ́kọ́ wá. Àjẹ́lẹ́ tó wá lọ́mọ́ ẹ̀jẹ́ àṣẹ́kọ́ wá. Kásí bó ti tọ́ ṣùgbọ́n ara ni èèyàn mẹ́rin ló kù tí ń ṣe bí ájẹ̀ lẹ́yìn láti ń ṣe èyí láyétà wà lẹ́nì kálukú ló ti fún ẹ̀ níwé ẹ̀rí kó tó tán kó tó tánwọ́ kí ó kálukú ló ti dà fáà tẹ́ntẹ́ halẹ̀ máa fáà rẹ̀ kó tó jáde lábẹ́ ilé kí ó lónìí ẹlòmí kọ̀ láti fi àpá àfáà mi ní lọ nítorí pó ti kó jẹ̀mọ́ lẹ́yìn ni àṣẹ tí ń pẹ́ lára Al-Qur'an tó náà làwọn ṣe rìn ìlà ń ṣe yí o ó sì bẹ̀rẹ̀ látorí àfá ẹlẹ́yìn là wọ́n fi kárí gbogbo àwọn mùrídìí Sheikh Zazeli gbogbo gbàlàwà máa ń sàdúrà fún wọn bẹ́m̀bẹ̀ wọn ṣe ń bẹ̀ àwọn tagége ní ìhìn ti kó àti tìlọrin àti gbogbo fikibi wọ́n dúó dáadáa wàláhì wọ́n dúó dáadáa káàrọ̀ ọ̀dá kò tóbi kọ́sọ̀ ọ̀dá kọ́sọ̀ ọ̀dá kọ̀dàbí kálẹ̀ ọ̀dá bójú dá ọkẹ́yìn bójú bá dáa okù ẹ̀yìn jẹ̀mọ́ àmójú bá dáa okù ẹ̀yìn ọlọ́ni kẹ́ ẹ̀yìn àfáà sáàtì ni ó dá ti dá ẹ̀yìn ṣáà dámà ń dá ẹ̀yìn bàbá sí òkà má ní ń dá ọlọ́njójú tẹ̀yìn wa náà dá gbogbo ẹni tó bá kù sáátà tí ó kù díẹ̀ díẹ̀ káàtó fún tọ́yẹ́ pé láì fi rẹ̀ ní rí kò ọlọ́mọ́ṣẹ́ á jẹ́ pé láìfẹ́ àwọn àfáà lókùtà máa rí o rabbana innaka ra'ufur rahim ẹlọ́pọ̀ ẹjá dìde ìṣẹ́jú kan káàmà bá nìkan ní kọ́ wọn kalẹ̀ kúrò aláwẹ̀ ọ̀kan káàkì abádókè lẹ́ẹ̀kejì káwá sí síkiri láyé lábẹ́ kúrò aláwẹ̀ náà gbogbo yí tó bá jẹ́ ọlọ́mọ afimúládẹ̀ bá sí òzázẹ̀lé sẹ́rọ abdullahi talati sẹ́rọ adam fi kárí gbogbo àwọn tí àfá ẹlẹ́yìn làfẹ́ kásàdúrà fún tó fi ní káwá bismillahirrahmanirrahim قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو أحد الله أحد الله صمد أحد لم يلد أحد ولم يولد أحد ولم يكن له أحد كفوا أحد أحد أحد الله الله الله الله الله

Ohùn sókè Allah. Ìgbè Allah Allah. Ìsàmáì Allah. Àrábì Allah. Ìyẹ̀mí Allah. Ìyẹ̀bẹ̀rì Allah. Àbábojú òkè Allah. Olè alá. Alá alá alá. Ọ̀tún mi alá. Alá alá alá. Ọwọ́ àlàáfíà alá. Alá alá alá. Àbáwò wájú wa alá. Alá alá alá. Ọmọ bòjú ẹ̀yìn alá. Alá. هدية واصلة ورحمة نازلة إلى أرواح ساداتنا وقعداتنا ومساكنا ومربينا bá tẹ̀ wá ní ọlọ́ àtàwọn àbá wa àkọ́kọ́ àwọn tó lẹ́tọ̀ lórí wa àwọn bàbá wa tó yẹ wa ọlọ́pàá oríṣi ọlá àtẹ́wọ̀ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين تجوا أركنوا adájọ́ ni ọ̀dọ̀ alójúpá àwọn tó bí wa tọ́tọ́ wa ọ̀ sínú náà jẹ́ ìmì wọn sínú jáànámà torí iṣẹ́ tí wọ́n ṣe lẹ̀ ìdá pọ̀ wọ́n yí ayé ni man warasahu Allahu al-ilma wa amila bihi laqad ammara al-arda wa ammaraha wa ahyaha ṣe tó làkọ̀dà àmàrà àárọ̀bá ó ti ṣe ilẹ̀ lẹ́mìí wà àmàrà ha ọ́dẹ̀ ti pàṣẹ orílẹ̀ wà áhìrà ha ó sì ónúkílẹ̀ wọn bẹ̀kọ́ mọ́ parí wà mọ̀ ní àádẹ́lẹ̀ ẹlìmà ẹni bá ṣe ọ̀tá ìmọ̀ wà yáhìlà wọ̀kítẹ́sẹ́lá tọ́ọ́sá ìlàlá ìmọ̀ kan tí ọ̀wà àbónímọ̀ kò fi ṣiṣẹ́ kò fi kọ́ ẹ̀bá fa sáàsì lè ti dálẹ̀ tó lọ yìí táwọn àtàlájí dálẹ̀ yìí tí wọ́n fi kọ́sà àwọn àbá àti àwọn àfá ẹni bá ti bẹ́ẹ̀ àmátàlá àrùdáwà kọrọ àbára ó ti sọ lẹ̀dùkú ọdẹ̀ sọ ayé dáhóró akí àfáwa nígbà tí wọ́n ti kí àwọn bàbá bàbá aṣẹ́wà àgbàlagbà tí wọ́n ń kàrẹ̀ lọ́wọ́ tún

sẹ́rí pé ẹni ọba nílà inú kò ní fẹ́ kágbọ̀ kí ẹni bá ara ìfẹ́rẹ́ ipá díẹ̀ kó tó dípá gbọ́ adájòkó ẹ̀rí ọ̀run jára àwọn bàbá pẹ́ ẹlápàájá ti làkà jára kankan fún gbogbo kan ọlọ́run ajé àgbà ọjọ́ ìrìnà tó kàn yí jùlọ ìlọ gbogbo dẹ́ẹ̀fí ń sàgbà náà ọlọ́run níjọ tánbẹ̀ tó bá kàn náà bá bá ti ẹ̀rí wọn pẹ̀sítọ́tọ̀ fìlà ẹlmi wọ́lì jésìmì ẹ̀rí wọ́n kú lẹ́ni tí yóò rí tó pọ̀ wò rí ọlọ́run ló ti bẹ́ẹ̀ fún yín látàárọ̀ wa gbogbo ẹ̀yẹ náà ọlọ́run mọ́ kó lára yín o akí gbogbo fámìlì sàláàtì akí gbogbo fámìlì ọ̀gáníjà akí gbogbo fámìlì ẹlẹ́yìnlá tí ń ṣe dáadáa báyìí lénìí àwọn kí ogun ẹ̀yìn tẹ́ dúó dédé lójú bàbá wa sáàrìlì tẹ́gbé bí wá ti fẹ́ ṣe kán lọrin ẹ̀ẹ́ jáde bẹ́ẹ̀ tí jáde bàbá wa àfáwa aláàjì wa múra àti aláàjì wa Abubakar fárùlẹ̀ ulama àtàwọn tọwọ́ tún ní náà gbogbo yìí ni bá máa dákọ lọ́kọ̀ kankan máa bá sì kò jẹ́ ni mo fi bàbá sí orí duwan albarkaci tán wọlé nìsìn mo fi kí gbogbo yìí iná àti iná àtọkùnrin àtòbìnrin hinna àtẹ̀yìnà àtẹ̀gbogbo àwọn tó wà wájú wa lọ́ọ̀kan sàyóòtí jagbọ́ọ̀rọ̀ ọ̀sọ̀ ọ̀rọ̀ mímọ̀ fún wa tàǹgbàdùn ẹ̀ torí àsìkò ló jẹ́ ọdákẹ́ wípé oyè tí wọ́n fún wa àti kàláàdà tí wọ́n fi kọ́ lọ́rùn ni ni ọba àtànẹ́bì rẹ̀ tó ránṣẹ́ àṣà ọlọ́run ni àtànẹ́bì ni ó fún Abubakar lóyè Sìdíkù ó fi kíkú sẹ kó tó lè múra ó fún Umaru ní oyè Fárúkù ó kíkú sẹ́ kó tó lè múra Sìdíkù lólódodo ẹni a lólódodo àtúndà kó tó wà bẹ̀rẹ̀ sí parọ́ mọ́ bí tọ́wájú làkà ìkò ní parọ́ bẹ́ẹ̀ ẹni tá ní Fárúkù ó fún Fìrákù ti ẹni tí ìyà ránṣọ́ dòdò tí ìyà òdòdó kú omi rọ́ ní títí tó fi kú ẹni àwọn ti fún lóyè kan wọ́n bá ma nọ́rọ̀ dáadáa yọ́ tàkàkà tó bá délé bí àfáà Ismail ti wí pé ah, wọ́n kí mi kú sẹ́ni àbí wọ́n ni mo ṣe tó àbí wọ́n ni mọ́ ṣe mọ́ wọ́n sọ fún lówà rẹ̀ pé múra sí ni wọ́n fún Usmanu sínú rẹ̀ ní onímọ̀lẹ̀ méjì wọ́n sì fún ọmọ àwọn àlè ní àìdára akin lójú ogun

In tí a fẹ́ lẹ́yìn la tó rí pọ́n lè ṣe lójú ìta gbangba ló ṣe inú ilé dínú kọ̀kọ̀ òkùnkù ní ìdákẹ́ láti máa ṣàdúrà fún yín tọ́rẹ́yìn lẹ́gbẹ́sìn lárugẹ lọ́kànkan ọ̀dọ̀ tààfẹ́ lẹ́yìn la ẹ̀sìn tí ń ṣe tipẹ́tipẹ́ ọlẹ́yìn àwọn kan ní wọ́n ra mọ́tò lẹ́ẹ̀kẹ́rẹ́ oníye lórí ọmọ lórí iṣẹ́ yín mò ń bàbá sàdúrà ni o tọ́ ìgbàtẹ́yìn ti wá rí rẹ̀ ètò tó wá kù tẹ́ ṣe náà ni ẹmẹ́jì ó sú yí ṣe kálukú ní kankan nínú mẹ́rin táàfi sáyé nǹkan mẹ́rin náà ni alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ẹlòmí máa fi fámílì ṣe yànga yá fi ni ni fi kìí sọkùnrin torí pé ẹbí tó fi ń ṣe fáàrí ó lè má jẹ bí má lọ́la ẹlẹ́ẹ̀kejì ẹlòmí ọmọ ṣe yànga fáàrí pẹ̀lú owó nígbẹ̀ owó mi owó mi bẹ́ẹ̀ ni tí ń jẹ́ máàlù máàyà ni ẹ̀ tí máa káàkiri tí èdú lójú kan bàbá bí ogun bàbá wa tí wọ́n ná bọ̀háyàwó lónìí ó ṣe ṣe kọ́yẹ́ pé bọ́yá àwọn tó bí wọn ní tó bẹ́ẹ̀ àwọn wọn ti dáadáa owó sì kejì ń dáàbí ṣe yàngáláyé ẹlẹ́ẹ̀kẹta náà ni ipò kéèyàn nípò láyé gẹ́gẹ́ bí chairman olóyè bẹ́ẹ̀ nípò a máa yẹ a máa bọ́ lọ́wọ́ ẹni ẹlẹ́ẹ̀kẹrin náà ni àlèélẹ́wọ̀ ìmọ̀ ẹni ọlọ́mbá fún ní mímọ̀ wà á mílàbí tó bá fi mọ̀ dájúdájú ọlọ́wọ́ ọba yóò fún ní èrè ayé àti èrè alkiyama èrè ayé àti alkiyama ẹ èrè táyé láàrin yóò bàbá wa tàlá ti ẹwọlé omi tí ń gbáyìn tí ń dùn ọ̀gá níjà ìwòbílé wọ́n ti ń gbáyìn ẹwọlé sí adam ẹwọlé sí kamal ẹwọlé àfá ìdàfà sámúsámú tọ́wọ́ dàbẹ̀ pé ìyí kí ó wà tàlbárgà kí ọwọ́ ti mù wá dàrú ẹ̀dàkùn tó yọ ọlọ́run tọ́wọ́ pé ní bá dùn ìzẹ́ kí wọ́n ẹjá ọmọ yóò kéwò ẹ̀sì jẹ́ wọ́n bẹ̀rù ọlọ́run ẹjẹ́ wọ́n kéwú ẹjẹ́ wọ́n ní àwọn tàlbárgà bá ń bẹ lára wọn àfẹ́lẹ́yìn làyí ọmọ ni nítorí kó lè di ọmọ kọ́lá mi tó pè lọ́mọ èmi ìjà sí torí mo mọ̀ pé ń ìdàgbà náà nù kí n lé bá àdàgbà. èyí ni wọ́n fẹ́ ká mú dání kí èèyàn tó lè síwájú àwà ọlọ́run máa gbé ọgá ọlọ́run ọlọ́run bàbá tó wà kí tó lè síwájú àwọn àwọn kan tó lọ ń bọ àfá àwọn ẹlẹ́yìn láyé ẹjẹ́ máa ń ẹjẹ́ máa ń mọ́rùn-ún àmọ́ kí n tó lọ bẹ̀ ẹbá ń kí ayá yí pé ẹsẹ̀ alùnaka máa dá yóò fi kú náà أسألنك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى واليتامى والمساكين وابن السبيل وما تفعل ṣámsù yẹ́ sẹ́ àlúrẹ́kà ní alkùránì ń lọ bí 25 oṣù mọ́ta jìta ìlú nìkaná nígbà wọn nìkaná irú kí nìkaná masáìlú ìlmíyà tọ́jẹ́ ti lè kí ó wà bá wa sún ìlàdí yà á lè kí wúlẹ̀ kan òun lè jẹ́mi lọ tẹ̀lé lọ rẹ̀ a máa wádìí anẹ́bí sallallahu alaihi wasallam kẹ́ẹ̀bí mọ̀ pé ni allahumma rzuqni khayra ma unfiqu ومن أنفق عليه ومتى أنفق وأين أنفق Ànábì ní wọ́n lọ́wọ́ ṣàánù mi fún mi ní tí wọ́n náà wọ́n á jẹ́ rí bí i náà sí jẹ́ màgbà tó yẹ kí náà sì jẹ́ kí náà síbi tí ó dùn ọwọ́ lọ́wọ́ àdúrà mẹ́rin ni. Ẹni tí wọ́n á lẹ́ẹ̀kan náà jẹ́ sì dìde tọ́wọ́ fẹ́ mọ̀ owó náà alkùránì ti kọ́ wa láti náwó ọ̀nà tágbà náà ibi tá ti ná àsìkòtá náà wọ́n ilẹ̀ àbájínà ilẹ̀ fàírí ọkọ̀ta bá náà torí ọlọ́run kọ́sá ti jẹ́ rere kátọ́jú lè bàbá wa kátọ́jú lè ìyá wa kátọ́jú mọ̀lẹ́bí ẹwọ bàbá sáà sì lè ti tọ́jú ẹbí ẹwọ iye ọmọ ẹbí tẹ́kó sọ́dọ̀ ẹwọ bàbá sàlá sí ti ṣe ẹwọ bí wọ́n ti ṣe láti pìlẹ̀ wá ní ọ̀tọ́ ìníjára yìí Ẹgbẹ́ tí máa bẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ́ wa tó jẹ́ ará ilé ará àdúgbò, ká má jẹ́ ọ̀jẹ̀ wọn ẹni ọlọ́run bá kẹ́ lówó kọ́ náwó, ẹni ọlọ́run bá kẹ́ mímọ̀ kọ́ ná mímọ̀, ẹni ọlọ́run bá kẹ́ ní nǹkan mí sáà ti fi ṣe rere. Wọ́n ní ọ̀tọ̀ ọmọ! Ẹ̀nà ọmọ orílẹ̀ àjò tó jùnù tí ò ríbi sùn tí ò ríbi gbé ẹgbà sọ́dọ̀. Gbogbo tá a bá ṣe lójú ọ̀nà rẹ̀ fọ́wọ́ ọmọ ọba àti sójú ọ̀nà ọlọ́run ọba. Ọlọ́pàá gbogbo ẹ̀gbà. Sàhábà, Annabi sallallahu alaihi wasallam, níjọkà ó jòkó fádà bá bàbá ti jòkó ta jòkó ti wọ́n yìí. Àwọn tàbí يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون بفضول أموالهم ah kila ade anabi àwọn alówó gba ìjẹ́nà máa lọ́wọ́ ah àjọ kírun ni àjọ ń gba àwẹ̀ ni àjọ ń ṣe o àwọn tó wá rí zàká yọ wọ́n rówó yọ zàká wọ́n rówó ná láwùjọ anabi náà wá dùn wá anabi wá ní á irun tẹ́yìn náà ń kí sádàkà ni tẹ̀sìbì hátù yìí tùwárẹ̀ láàyìn sádàkà ni

Kárọ́jú náwó. Rọ́jú náwó rẹ̀ sọ́nà olúwa. A tuntun yí pé, ìgbàkígbà tá a fà bá ti ń pè yàn lọ́wọ́ jẹ máa rí náà. Rọ́jú náwó rẹ̀ sọ́nà olúwa. Rọ́jú náwó rẹ̀ sọ́nà olúwa. Rọ́jú náwó rẹ̀ sígbèsè ayé. Rọ́jú náwó rẹ̀ kò fi táyé ṣe ọjọ́ ọ̀la kó lè dára bò ẹ́. Àwọn Ní àwọn tuntun, àbá àtàlásì kò kí gbélé, mọ́sálásí mi, mọ́sálásí mi, mọ́sálásí mi títí. Ọlọ́run tún san padà fọ́mọ kí ó yìí. Ìwọ náà tọ́ ń sa ọmọ sa ọmọ rọ́jú náwó rẹ̀. Rọ́jú náwó rẹ̀ kọ́nà olúwa. ìtọ́yẹ kọ́ jẹjẹ ìtọ́yẹ kọ́ mọ́sà àwọn ikú mọ̀ ọlọ́njẹ́ ọpẹ́ tó wá bá wa gbẹ́ndí ń sáwọn síra rẹ̀ ń sáwọn sẹ́lòmí rẹ̀ pé ni àárọ́jú náwó ni rọ́jú náwó rẹ̀ nítorí ọjọ́ ẹ̀wọ̀n tí àdìsíkọ́lá ń ṣe ní Ìbàdàn ẹni ọlọ́run bá wá kádàrá fún tọ́ bá ní kankan díẹ̀ ìsànú àwọn èèyàn jẹ́ wọ́n dá ọmọ láwùjọ lásìkò tí ń bẹ lọ́wọ́ rọ́jù náà rẹ̀ báwọn tó bí ẹ̀. tọ́jú ẹbí kọ́ rọ́jù náà rẹ̀ rẹ̀ fáwọn táàlíkà.

sàjílẹ̀ nítorí ọjọ́ ọ̀la kó lè dára fún ẹ. Wọ́n ni ìdákẹ́ ọ̀nà yóò mẹ́lì kìí àmà, tọ́lá lọ́jọ́ gbéǹde, ọlọ́run àwọn Aina Rahimon, àwọn tí máa sàánú àwọn èèyàn dà, àwọn olówó ti tọrẹ bí irú báyìí, àwọn ọlọ́lá ti tọ́ bí ọlọ́run ti pàwọn àfáà lé ọ̀tọ̀ ni yóò bá débi kan yóò bèèrè pé àìnà àbábí wà àìnà àlì àwọn fámílì mídà àwọn èèyàn mídà ah, ànábí wọ́n bèèrè pé mọ́nà wọn àbábùkà yóò ní àbábí mọ́nà àlùkà àwọn wọ́n ní fámílì rẹ̀ a ní alùkùrán àti ń kálùkùrán ti ń kọ́yàn wọ́n ní wọn àbábùkà àwọn olólùfẹ́ rẹ̀ wọ́n ní alùtíkiri wọ́n tí wọ́n tán sínú àsíkìrí kí wọ́n yẹ́ sì takọ́lọ́ ń bínú sọ́lọ́run tẹ́ máa tí wọ́n gbàgbé nígbé ọlọ́mbá má dáwò kan ájọ́ ayé ìjọ tí ń dín díndín mú àwọn alù ọlọ́run àwọn àbábù ọlọ́run àwọn yóò wá tún pé àwọn tí ni ardi ẹ̀yin ẹ bá ń sa àwọn tí máa